kátó wá sọ́bàdàn kátó sọ̀lọ́ orin àwọn nǹkan míì àwọn ọ̀tá ìsìlámù ṣe fókọ́sì ilẹ̀ yìí pé àwọn ò àwọn wíìkì haraka ìsìlámíyà tá a bá sọ ìlú tí ẹ̀ há pọ̀ jù nílẹ̀ Yorùbá ìwó yìí kan bẹ́ẹ̀ àti gbogbo yòókù kò sí tí wọ́n dúró lé alkitabu wa sunna ni àwa sì máa kí àwọn tẹ̀bùlíìgì àwa máa kí wọn ní àwọn ikú fàwádà wá kẹta àfà àti kéwú ń sàndálẹ̀ lára wa mélòó la lò mẹ́ àwọn tí ó pín ó fi ìyàwó wọn lẹ̀ tí wọ́n wọnú gbó lọ wọ́n fi owó wọn lẹ̀ wọn só wọn ìjà sípò wọn ìjà sí nǹkankan wọ́n lè mú ẹnìkan bá ti pé àmírù ni ó lè mọ́mọ́ bá jẹ́ àkídàdà àmírù náà nù wọ́n mọ̀ tẹ̀lé lọ náà ni ẹni ọmọ ọmọ kéwú láàrin wọn náà mọ̀ tẹ̀lé àmírù lọ náà ni yóò à ń jà sí náà ìbí ọgbà àwọn adáyé tó lágbára jù tó jù wọn lọ nísìn àrídáyé ọ̀ kọ́lọ̀n jẹ́ kí ẹ́ kí máa ní wakọ́ máa ga sí kọ́lọ̀n wá fi ẹsẹ̀ wa múlẹ̀ lérí òdodo àwọn tàbílígún síṣẹ́ ó wọ́n jáde lé oṣù mẹ́ta ìyàwó bá gbọmọ lọ́wọ́ bá gbọmọ lẹ́sẹ̀ wọ́n lọ di ẹnu jihada fi sabilillah ìwọ́lẹ̀ fi ìyàwó rẹ̀ lẹ́ ọlọ́nkọ́ mọ́ yẹn tó ti pa nítorí ìyàwó rẹ̀ tọ́ làwọn kátìlá látara bẹ́ẹ̀ ẹ̀rí à ń bẹ ńlẹ̀ tá a gbọ́dọ̀ lò bọ́lọ̀ ń bá fún wa lò ẹjẹ́ amúra dáadáa kọ́lọ̀ má bàa gbà wá kọ́mọ́ gba kọ́mọ́ gba kú lọ́kàn wa kọ́mọ́ gbé nǹkan mí ilé alọ́wọ́ àwọn tá a pa àṣẹ súnfì à ń kó à ń lu bàndírì kì í à ń kó tàṣùbà àtìjà ní àkìyí náà ti rúgbọ̀n ṣètò yọ ọlọ́run ni gbogbo ẹ̀ ẹni tí ń ṣe tọ́lọ́run mọ́ rẹ̀ látara bẹ́ẹ̀ kọ́lá ẹ̀jẹ̀ ummatu muhammadiyya táwọnú ròyìn táwọnú sáfihúnà musafahúnà láyé àtijọ́ alkiyama àfikà Ọ̀la ya rọ́bì, àjìrùbílẹ̀ àlìwáyé, ó mọ́ta kàfàárà tó kàtọ̀yá hùn sọ́lọ́. Kàfàárà tó àtọ̀ọ́yá hùn sọ́lọ́wà tó lọ́kàmsì. Fọ̀jẹ̀ aléhùn mú mẹ́tí. Mọ́sá ni ìwọ̀ ọlọ́run, mo tún rí nínú ìwé láíláí tí wọ́n bá ti kí wákàtí márùn-ún ìwọ ọlọ́run ọ̀pá rẹ fún wọn jẹ́ wọ́n jẹ́jọ mi. ọ̀làhùn wa sallam. ní rárá ìjọ muhammad ya rọ́bì. mọ́sá ni wọ́n lọ́run. àjírúbílẹ̀ aliwá ìhùn mẹ́ta ẹ̀kì túlú ní àhálà dọ̀là láti. wọ́n dáwọn kan nínú òwe láíláí pé wọ́n ń bọ̀ náà ni àwọn mùjáhìdì náà ń sin ní gbogbo ilẹ̀ lárúbáwá amẹ́ríkà ń pariwo mu ẹ̀yin sẹ́ńsà ìdá báyìí wọ́n ti fẹ̀mí wọn lẹ̀ láti jagun sójú ọ̀nà ọlọ́run Àtà iná hún yóò kọ tí ló náà àwọn ará dàjálà. Àwọn yóò bá dàjálù jà, dàjálù tí ó parí rẹ tán dàjálù láyé òní. Tí ìbá sa Amẹ́ríkà, Amẹ́ríkà dàjálù. Bí ọba fi ń jí sílẹ̀ ẹ̀rí pọ́lọ́wọ́ padà ṣẹ́gun ẹ̀. Ó nìkan ni ó mọ́tún tí ó ni.

ìwé tó fún mi wípé àwọn kan ń bọ̀ lẹ́yìn mímọ́ tí wọ́n máa ṣe mímọ́ tí wọ́n tán bá ti fomi sàlùwàlá tán sì fi wọ jẹ́rẹ́bà tán bá ti lu yẹ̀pẹ̀ tán bá ti fọ́ lu yẹ̀pẹ̀ ó ti gba mímọ́ àwọn ibikíbi tán bá ti dé wọ́n ti mọ́nù kò sí táyà mọ́mù tẹ́lẹ̀ gbogbo ànábì tó kọjá wọn ti táyà mọ́mù ànábì Muhammad ọlọ́run fún táyà mọ́mù kó lè bàjẹ́ tààfíìfù fún àwa àlèhùmọ̀

وكان الأولون يحرقونها بالنار àjọ àkọ́kọ́ wọn gbọ́dọ̀ jẹ sàárà àwọn gba sàárà àjọ wọn dáná sun ni gbogbo àwọn àjọ kọjá wọn yìí jẹ sàárà wọn gba wọn dáná sun ni àmọ́ nínú mímọ́ àwọn kan bọ̀ ya kó súná sàdákà tí wọ́n mọ̀

wá débi ìkúlẹ̀ jẹjẹjẹjẹ lẹ́ntọ́ ń para yín síbi òkú olókù irú èyí nǹkan ò láì torí pé ẹjẹ sàárà ẹbà súná súná jẹ́ ntí àwọn míì tí òkè ń fi ń bú wa níbi méjìjẹ sàárà nù sàárà jíjẹ ẹ̀tọ́ wa ni ń bẹnu ìwé ànábì Musa ń sì ń bẹnu alukurani wa ma afa Allahu ala rasulihi min alul qura wa ma awjabtum min khaylin wala rikabi sàárà tá a rí jẹ tá a jagun ọ wà nú ẹ̀ àwọn sàábì ànábì gba sàárà ànábì sílẹ̀ fún àwọn ànábì ọlọ́run ní ìjẹ́ fúnra wọn wọn a máa fún àwọn ìjọ wọn jẹ pàápàá ìjọ ànábì Muhammad sàárà jíjẹ aláàlí ni ìjẹkújẹ ni ọ̀dà ẹ̀yà bá ń jẹ sàárà ẹ̀sùn kó mọ́ sàtàkù lọlé ẹ̀sìn làákàyè ẹ̀yà tó. ọ̀là ya Rabbi àjídù fi láríwá yóò ìdá máa dùn bí kùtìbátìlá ohun àsànátùn wa àṣíjà. Àṣẹ́ Mùsá ni mo tún rí nínú òwe láíláí pé àwọn ọjọ́ kan bọ̀ bí wọ́n bá ti rò pé àwọn fẹ́ ṣe rere kódà bí wọn ò bá tí ì ṣe ọlọ́run lẹ́yìn màláíkà ẹ̀kọ́ lẹ̀ pé ẹ̀kọ́ ládá kan lẹ̀ kò tí ì ṣe. Wà ìdá mílà ha kú ti bá ti là wá jẹ́ pọ́rọ́jú ṣe ẹ̀kọ́ ládá mẹ́wàá lẹ̀ fún. Ìyẹn ni pé bá ń tí rò pé ah, mo sì fẹ́ kọ́ mọ́sálásí mo fẹ́ kọ́ lè kí o táà tí ì rí kọ́hùn ọlọ́run ti kọ́ ládá lẹ̀ fún wa. Kò rí bẹ̀ báwọn ọjọ́ tó ti kọjá

ọlọ́run fi sàánù ju ànábì Muhammad kétakéta tún ní kọ́lọ́run ṣe tí ó ṣe fún wa jẹ̀mọ́. wọ ìdámílà ha kò ti bá ti alẹ́ iṣẹ́ yẹ Ànábì Musa ní jẹ́ wọ́n jẹ́jọ mi tó ma sàánú fún tó báyìí, jẹ́ wọ́n jẹ́jọ mi. Ọlá ọmọ mọ́tún Muhammadu sallallahu ya rọ́bí a tún sọ pé, Àjínú bílá alwáyò mẹ́ta yẹ́ dìkúlù lè jà nẹ́ta mi hisabin. Ànábì Musa ni mo rí nínú òwe láíláí pé tó bá jọ́ alkiyama, 70,000 làwọn kan tí ó wà àlìjẹ́ náà nínú ìjọ kan tí ń bọ̀ lẹ́yìn tí wọ́n ní ṣèṣìróṣẹ́ seventy thousand ah níbi musa ní ọlá yìí ti pọ̀ dáwọn eléyìí ọjẹ́jọ́ mi ọlọ́run seventy thousand wà lìjẹ́nà tí wọ́n ní síwé wọn wò wọ́n ní dúró níbodè ọlọ́mọdé sàwá náà bẹ́ẹ̀. ọlá ọ̀hún màtó muhammadin sallallahu alaihi wa sallam. àjọ anẹ́bí muhammad ni àwọn àjọ anẹ́bí muhammad náà ni o àwọn àwa ni wọ́n kọjá tí wọ́n ní ṣètìrúṣẹ́ sí ọlọ́run tí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó ọ̀rẹ́ ni fún wọn lówó oṣù àwọn tí wọ́n lù pa nínú gbó àwọn tí wọ́n sílíṣe àwọn obìnrin tí tọ́kọ́ fìyà jẹ títí títí títí tí tó ń bí àbíkú tó sì pa abẹ́ rẹ̀ mọ́ tí ò torí kọ́kọ́ fìyà jẹ ń kọ́ sí kọ́ tara ìdànù wọ́n ka àwọn tí ó kọjá lókè àtìrájì tí ò ní sèṣì rọ́ṣẹ́ tí wọ́n wà lè náà wọ́n ka àwọn rẹpẹtẹ ń jẹ́ sábà yìí ní alifa ọlọ́mọsáfà wà náà sínú wọn ọ̀rọ̀ pọ̀kọ̀ sáàyè ni ó yá ó yá parí. ọ̀rọ̀ bí ajínúbílá àlùwà ìhún mẹ́ta ọmọ kẹrù lè ó mẹ́mì yàmùrúnà bil ma'rufi wa yanhauna 'anil munkari. mo rí nínú òwe láíláí wípé musa ní sọ̀rọ̀ ìwọ ọlọ́run kan bọ̀ lẹ́yìn yàmùrúnà bil ma'rufi wa yanhauna 'anil munkari tọ́lọ̀ sọ pé kuntum khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. anábì musa ní jẹ́ wọ́n jẹ́jọ mi wọ́n mọ̀ mọ́ tọ́jú gbogbo ẹ̀kalẹ̀ fún. Ya Rabbi, àjírígbàwà nítọ̀, wọ́n lọ́n mú tó rí mi. Gbogbo ẹ̀kalẹ̀ fún. Ya Rabbi, àjírígbàwà nítọ̀, wọ́n lọ́n mú tó rí mi. Àjírígbàwà alùwá ẹ̀hún mẹ́ta ń hùmùl áàfìrún. Àkàrúnà, ọmọ sàbíkúnà yọ́ wà ní kìíyà má ti bá jà lé ohun màjí. Mo sáré wọ ọlọ́run, mo rí nínú ìwé mi tó fún mi ìwé láíláí. Nígbà àwọn àjọ kan bọ̀ ákàrúnà, àwọn ni ó jẹ́ akán ìdé asábìkúnlẹ̀ yóò mọ̀ alkiyama tí wọ́n gbẹ̀gbẹ̀ ń jọ alkiyama tọ́lọ̀ ń kòrò mọ́nu sọ́tù jùmọ́ pé yóò sábẹ́ wọn lílá ẹmà fi sámá wá jọ ọmọ fi láàrùdì almalkil kudus al-aziz al-hakim wàlẹ̀dí ibà azafil omi ìnà rasulan minhum yàtìlú alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal hikmata wa in kanu min qablu lafi dalalin mubin wa akharina minhum lamma يلعف بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وآخرين منهم لما يلعقوا به وآخرين منهم àwọn kan bọ̀ lẹ́yìn lẹ́yìn tí wọ́n gbẹ̀yìn dé tí wọ́n kàn dé lámáyẹ́lá àkún sẹ́mọ̀ yí pé nínú kọwàá ìlú náà ò sọ́rọ̀fù bí ta bá ti gbé lámọ́ sí yẹ́lá àkún bèhẹ́m ìtumọ̀ rẹ̀ méjì ni yẹ́lá àkún bèhẹ́m wọn ò dé bá wọn láyé lámáyẹ́lá àkún bèhẹ́m nígbà tí wọ́n padà lépa báwọn tí ó ti kọjá láwọn afọ́nsú fífi gbọ́dà kò burú náà bàbá tó jòkó yìí náà àwọn tí ó bá ànábì wà lìjẹ́ náà mẹ́ lámà yalhaqu bihi táwọn náà bá ti ṣiṣẹ́ táwọn sàábé sí tábà ti gbà rẹ̀ báwọn sàábé sí gbà ọlọ́run ó mú nínú wa tí ó lè pa báwọn tó ti kọjá lọ kódà nínú àwọn wòlíì wa tó ti dédé ànábì kọ̀ọ̀kan bẹ́nu wọn nígbà tí wọ́n tún ọ̀kankan bẹ̀rún wọ́n tún wípé àwọn áwòlìyàwó ànábì sallallahu alaihi wasallam bí lọ́mọ ayẹ́lá àkóbìhì nígbà táwọn náà ṣiṣẹ́ lépa bá wọn ẹ̀yẹ owó tí sẹ́wọ̀n tó káàdì ìdánwò àti òṣìṣẹ́ ju mọ́ra níbi ìbàdí ìsìláìlà mi lọ ẹ̀wọ̀n tí sẹ́wọ̀n àbẹ́dẹ̀ ti já ní dánwò nínú ayé yìí ẹ̀wọ̀n táwọn wòlíì kọ̀ọ̀kan nílẹ̀ yìí náà tí wọ́n dánwò ẹ̀wọ̀n tí إنه هو العزيز الحكيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والحاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر المقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا رحمن سبحانك يا سلطان سبحانك يا سبحان سبحانك يا الله سبحانك يا هنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا رحمن سبحانك يا شيخ